الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والله بعد السلام عليكم ورحمة الله وبركاته نيت سواجل لوري علي لوري كتنبيني البدعة أبري على إني أنا أدشي علي كنان كبير كبير الشيخ صالح بن عبد الله الفوزان الفوزان àti àwọn àfáìsìn bí wọ́n ṣe máa ń ṣe àlàyé láti inú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní àti láti inú ọ̀rọ̀ annabi muhammad sallallahu alaihi wa alihi wa sallam so wọ́n dẹ̀ ṣe àlàyé lẹ́yìn gbà tí wọ́n ṣe àlàyé ìtumọ̀ albida fún wa nínú èdè adẹ̀sọ ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀sìn tàbá kí ní ẹgbà lórí pẹ̀lú albida adẹ̀jẹ́ kó yẹ wa pé kìí ṣe pé àwọn ẹnìkan ní wọ́n dé lo lafdhu yẹn gbólóhùn yẹn ní ìsìn annabi muhammad sallallahu alaihi wasallam nígbà tó wà láyé ló ti ma ń lo láfdù yẹn ló ti ma ń sọ fáwọn èèyàn ló ti ma ń kílọ̀ fún àwọn èèyàn nípa ìmá dáadáadáalẹ̀ nínú ẹ̀sìn ó ma ń kílọ̀ fún àwọn èèyàn nípa ìwọ̀ sùnsùn káwọn kákan wòlẹ̀ báyìí kásìn gbogbo kílá tó lè máa sí náà ẹjá tún fẹ́lé sí inú ẹ̀sìn ká máa sí ẹjá tún fẹ́lé sí ẹjá tún fẹ́lé sí ìmá fẹ́lé sí ìmá fi tọ̀hún sí ìmá fi tìyín sí ó jẹ́ nǹkan tí ma ń ba ìsìn jẹ́ ó ma ń jẹ́ kẹ́sìn change kúrò ní bí annabi ọlọ́run bá ṣe mú ẹ̀sìn wá hadith dẹ̀ ti wà tí annabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé pé kò sí annabi kan tọ́lọ ọba wọn tí ìbá ń ṣe wípé lẹ́yìn ìgbà tí annabi tó bá ti lọ tán yóò ní àwọn bí àwọn hawariyun àwọn bí àwọn tí wọ́n tẹ̀lé ìgbà tó wà láyé tí wọ́n gbọ́ ẹ̀sìn yíye táwọn ilé ìnà ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa lọ ẹwà ara òyìnkan tí wọ́n dé yaquluna ma la yaf'alun yaf'aluna ma la yu'marun ẹ̀rọ àwọn èyí tó ṣe pé in tí mo rẹ̀ wọn ni wọ́n máa sọ nǹkan tí mo pamọ́ láṣẹ òní wọ́n máa ṣe anábì ní pé fa'adharuhum ẹ ṣọ́ra fún àwọn yẹba yẹ o so àwọn ahadith pọ̀ anwa'il bida'i àwọn oníranran bídá tí ó wà alákọ̀ọ́kọ́ ni albida'atu fi dini naw'an bàbá ní ṣe rí àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn ká ní pé eléyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ introduce ẹni wọ́n innovate ẹni a wọ́n ní ọ̀nà méjì ló pín sí annaw'il awwal ìpín alákọ̀ọ́kọ́ òun náà ni bida'atun qawliyatun i'tiqadiyyatun wọ́n ní àwọn àdádálẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá ń sọ jáde lẹ́nu àti àwọn àdìsọ́kàn tá ní nínú ọkàn wa ó ní àwọn àdìsọ́kàn kan tó ṣe pé wàláhì anábí òmúwá sallallahu alaihi wasallam ó ní àwọn gbólóhùn kan tá ń sọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé kódà ọlọ́wọ́ bọ̀ wòrán nábí rẹ̀ ni ẹ̀sìn tó pé lànàbí àtàwọn sahábì rẹ̀ ṣe èyí ẹ̀yin tẹ́ bá wá lẹ́yìn ìgbà náà tẹ́ bá wá ìkọjáàlà ni wọ́n pè bẹ́ẹ̀ so bàbá ní kamakọláti jahmiyyati wal mu'tazilati wa rafida gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ táwọn jahmiyya ma ń sọ àwọn jahmiyya wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ kan tó ṣe pé ti gbókọ wọn má ìdí ni wípé àwọn àfáàgbà náà wọ́n dúró wọ́n lọ́rùn wọn ò fún ṣe tó wù wọn wọ́n débi pé àkídà burúkú yẹn wọ́n jẹ́ kó rí bí wọnú àwùjọ believe wọn ni wípé ṣe rí ọlọ́run ọba kò lóókọ kò níròyìn tó ń ti pé ọlọ́run bá ń sọ nínú Kùránì pé walillahi al-asma'ul husna fad'ihu biha ọlọ́run ni òun ló ní orúkọ tó tí fi ń rẹwà jù ẹ máa pè ń bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́run ò ah èyí tó jẹ́ ọ̀gá wọn o náà Ja'ad bin Dirham èyí tó wá jẹ́ ọmọ kí rẹ̀ tó ń gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ tó fi tí ẹgbẹ́ náà fi tó ti àtàrà rẹ̀ pọ́pùlà o náà ń pè ní Jaham bin Safwan o náà fi ẹgbẹ́ ìtì sí lára náà kí wọ́n ní al-Jahamiyatu ayatollah ti ló ń bá nabi musa sọ̀rọ̀ wọ́n ní òsín bẹ́ẹ̀ wọ́n ní rọ́lìn wa takhadha Allahu ibrahima khalilan ọlọ́bá ló mú ibrahim lọ́rẹ̀ wọn ni orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ orí be wọ́n bẹ̀rẹ̀ sí ni ma takò àwọn àyà nínú Qur'an nígbà náà lọ́hun tí àwọn àfáà tó ṣe pé nígbà náà àwọn àfáà tí wọ́n ṣe dáadáa wọ́n pọ̀ wọ́n sì súnmọ́ àwọn olórí nígbà tọ́rọ àwọn olórí Jam wọ́n àtàfà rẹ̀ náà wọ́n dú àwọn méjèèjì ni kódà ìjọ léyá irú léyá tó ń bọ̀ yìí wà láìjọ ẹni wọ́n dú gbọ́ta ní ìṣẹ́ khutbah àtàfà àwọn ìjọ ọdún ní ọba náà nígbà náà khalifa ó sọ fáwọn yẹ pé ẹyẹ èèyàn àti kí ẹ̀rìdì báyìí àti kí ẹ̀rìdì ti ṣe khutbah ẹ ma lọlé ẹlọpẹrẹ yìí ẹran tẹ́mi ó pàdé ní ní Jahm bin Safwan wallahi ó mú tó bá jẹ́rú táìmù tàwà yìí náà ti fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́nìkan tó fẹ́ bẹ́ẹ̀ jẹ́ ní táìmù mọ̀ sọ ní pé ah kí freedom of religion wàláhì freedom of religion freedom of speech káfà òyìnlẹ̀ káka mọ̀ sọ tó wù ẹyẹn tí ó mọ̀ pé àwọn ọmọ tí wọ́n bí yẹn tàn bí kalẹ̀ ìwọ́n lè mọ̀ pé kí ní ìyà burú ni àmọ́ àwọn tàn bí kalẹ̀ yẹn àwọn ó dàgbà kó lè jẹ́ àwọn padà dọ̀ gambi aburú yẹn nígbàtí kí wọ́n náà lóní káfà àyẹ̀lẹ̀ freedom of speech so nígbà yẹn ìwọ tó bá ti lè sàṣẹ́ ó takwáyà Qur'an kí ni túnmọ̀ yẹn ó fẹ́ bẹ́sìn jẹ́nu ó súnmọ́ kan ju ọbí ẹran o èyí tí wọ́n bá ju bí ẹran gbà náà wọ́n ti mẹ́wọ̀n èyí tí wọ́n bá ti mẹ́wọ̀n gbogbo ló sì pàtì wọn ò ní sọ̀rọ̀ sí ma wọ́n yẹn lódì tẹ́yẹnyẹ́ ni débi pé òun kò nílé ṣerú nǹkan tí ń ṣe yẹn mọ́ gbogbo lè tààzírì ni wọ́n pè tààzírì láti ìfìyàjẹni láti jẹ́ kó wọ́n pé tó ń ṣe yíò òun takò ìsìn ọlọ́wọ́ bá ni àwọn ẹgbẹ́ lẹ́ẹ̀kejì ta mẹ́ṣẹ̀yẹn táwọn gbé bídíà wá nínú ẹ̀sìn níbi àwọn ọ̀rọ̀ tó níbi nǹkan tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àti àdìsọ́kàn òun náà ni àwọn Mu'tazila nínú ibi níbi àwọn Mu'tazila gangan tó wá ní wípé àwọn Ọlọ́run ló kọ àmọ́ kò ní ròyìn a lè fi ìròyìn Ọlọ́run bá kí Ọlọ́run bá ìmọ̀ ń gbọ́rọ̀ a lè sọ bẹ́ẹ̀ tọ́lọ́bá dẹ̀ sọ àwọn ilé ìnàmọ́ sọ pọ̀ pé

kọ̀síran bí láàkí sọ́rọ̀ ó kúrú àmúkòsí kíkúrú lára rẹ̀ ṣe rí kọ́ lélé yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ma twist àwọn àyà tó pọ̀ nínú Qur'an nínú àwọn kẹtù wọ́n wá mú wáyé pé lọ́dọ̀ tí wọ́n o ìjọ rẹ̀ yẹn ní ká ma jáde against àwọn olórí bẹ́ẹ̀ ni àwọn tó bá já àwọn olórí wá agbùdọ̀ bọ́ sórí títí against wọn ni nínú àkídà ni ẹlẹ́kẹta làwọn Rāfidah nínú àwọn afẹ́mì ma ń sọ nípa àwọn Rawafid àti àwọn Sufiyan wọ́n ni ṣẹ̀rá olè yíò wajhan min amalatin wahida wọ́n ni ojú méjì ojú méjì kọ́yìn ni wọ́n ẹmọ ẹgbẹ́ kọ́yìn ni tẹbá mú kọ́yìn dání yóò lójú méjì ojú kan bí ojú kan ní ojú kejì wọ́n ni ṣẹ̀rá ṣe rí nínú àwọn àkídà tó ṣe pé àwọn ọ̀rọ̀ fídọ̀ tó wá mọ̀ wọ́n mà òun náà ni ìmọ̀ sípìlì àwọn sàhábà ìgbà ipé àwọn sàhábà bọ́ sí pọ̀ tó yẹ̀wò kèfèrí ni wọ́n àyàfà wọn díẹ̀ wọ́n àdàkọ̀ wọn kódà àwọn tàlé dákọ̀ lórí ìkàwọ́ wọn ni àwọn tí wọ́n ṣe kèfèrí ni wọ́n Ammar bin Yasir Ali bin Abi Talib Fatimatu kó tó lè gba Islam kó tó lọ́dí mùsùlùmí ó ṣe pé fàúbákàrí ó ṣe pé fún Umar ó ní kẹta ma ṣe ní ẹ̀rá ní nílùú ọlọ́run tó bá ti kírun ta báyìí ó bẹ̀rẹ̀ sí ni ma ṣe pé fáwọn sahaba ni fahadihi akidatun bida'iyya àwọn ilé àwọn ìnígbàgbọ́ tó ṣe pé àdádálẹ̀ ni wọ́n ni ní tó ṣe ké mùsùlùmí ní láti jìnà sí wasairi firaki dọ́lati wa i'tiqadatihim àti àwọn bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ lọ nínú àwọn ìran àwọn ìjọ tí wọ́n ti sọnù àti àwọn ìnígbàgbọ́ wọn an-naw'u thani ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àdádálẹ̀ ó ní bid'atun fil ibadat ó ní àwọn àdádálẹ̀ níbi àwọn ìjọsìn ta wá ń ṣe àwọn ìrun tá ń kí àwọn àwẹ̀ tá ń gbà hajji tá ń ṣe ní àti gbogbo àwọn nǹkan

بأن بأن يحدث عبادة ليس لها أصل في الشرع gẹ́gẹ́ bí kí yàn innovate ìjọsìn kan ìjọsìn yìí kúrò kò ní àṣìlú kankan nínú ṣẹ̀ríyà kò ní pìlẹ̀ kankan nínú ṣẹ̀ríyà kìí sí pó níbi kan tó fi kò níbi kankan tó rí bí jókó sí nínú ṣẹ̀ríyà ọlọ́wọ́ba gẹ́gẹ́ bí kí yẹn gbé ohun kankalẹ̀ tọ́lọ̀bà ọ̀rẹ́wà ẹm àti mọ̀ ìrún tọ́lọ̀bà ọ̀rẹ́wà báyìí kí wọ́n wá wò pé ah mo tún fẹ́ gbé kíní kankalẹ̀ o bí ìrún náà ni ó ṣe rí bó tó bá ti di bí á bí àárín 11 sí 12 lámà kí wọ́n ló kẹ gbé kalẹ̀ ó fún yín sífà ti ẹ ní tá mọ̀ sí ni pé akọ̀kọ́ mọ̀ jòkó àìṣẹ́ àmà dìde àmà ṣe takbiratul ihram ó sáàdá gbogbo ẹ̀rú mọ́ra rí pé tó ṣe yíò pọ̀ láì sí aṣùjú kankan kò sí ìpìlẹ̀ kankan fún nínú àṣẹríyà a ó sì yá mọ̀ lọ́rọ̀ ìrọ̀ mọ̀ṣùgbọ́wà àbí kí yẹn gbé àwẹ̀ kakalẹ̀ àwẹ̀ tọ́lọ̀ọba ò sí lófin fún wa awọ àyádàn gọ́yọ̀rọ̀ mọ̀ṣùgbọ́wà àbí kí yẹn gbé àwọn ọdún kakalẹ̀ àwọn ọdún tọ́lọ̀ọba ò sí lófin fún wa ka àyádìl mawalid wà rẹ̀rẹ̀ ha gẹ́gẹ́ bí àwọn ọdún mawalid àwọn ọdún maulid àwọn àmọ́ olùdí tọ́lọ́ọ̀bọ̀ wọn rẹwà kágbé kalẹ̀ kàmọ́lù la fi ń sayọyọ òun ni a fi ń sọdún wọ́n ní pé inú àwọn ìkàtọ́ ma mú wákọ́ àfi ń ṣe mọ́lùdí ni pé ẹ challenge anybody gbogbo àwọn èèyàn àtàwọn tán ṣe mọ́lùdí ni o àtàwọn tí wọ́n ṣe ni o ẹnu gbogbo wa kò lórí pé ànábì ò ṣe lóòótọ́ sallallahu alaihi wasallam gbogbo wa gbà pé ànábì ò ṣe lóòótọ́ ìtumọ̀ ní pé àdádálẹ̀ ní nínú ìpìlẹ̀ ẹ̀sìn àdádálẹ̀ nínú ìpìlẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ ní pé alikini ìsẹ̀ kò tí ẹ o lè rí àyà kankan wọ́n àbí hadith kankan alìmí ò tún afẹ́ máa lọ ibi táà lómi wá worst dé ní ibi tàtún báyé délé ní alìmí ti pé ẹ́ monday nabi ń gbàwẹ̀ níjọ́ monday àti thursday ah anabi ma ń monday àti thursday ṣé àwẹ́jọ mọ́mọ́ olùtù tó ń ṣe ẹ́ ìgbàtánẹ́bì ti ma monday àti thursday yẹn kíníkan kíníkan ẹjọ́ tí ò múlá ká ìdá ní in tó fọ́nì jù ní pé ẹ̀rí àwọn ènìyàn yìí àwọn mọ́ndì àti tọ́sì ẹ̀gá ìmí ò kí ń gbá nù wọn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kí ń gbá ẹlẹ́mí ò ní wa bidhalika falyafrahu ọlọ́sọ nínú Kùránì ní pé ìtorí ẹmọ dúnú ibọ́ ni mọ́ lídí wọn bí ókè ìrún tàǹkì ṣé wò rí pé Ọlọ́run láàmúlẹ̀nù Kùránì ní pé inna salata كانت على المؤمنين كتابا موقوتا Ọlọ́run ní pé ṣe rí ìrùn yìí o lórí àwọn mùmìní o àṣẹ lọ́rẹ̀yàn fún wọn ni ṣe wò rí pó clear ni a kútìbà ayyuhalladhina amanu kútìbà alaykumus siyam kútìbà ọlọ́run ni àpẹ̀yìn mo pè ẹ̀yin lógbà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọ̀rẹ́ àwẹ̀ yìí aṣẹ́lọ́rẹ̀ yẹn fún yín ìjẹba iṣẹ́lọ́rẹ̀ yẹn fáwọn tánwà bí fọ́ yín kẹlẹ̀bà wà nínú àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run bá ní ṣe wò rí pàwọn ni ṣe dédé ní kẹ lọ àyà Kùránì ní fún pọ̀ kẹ sáà fi fọ́ọ̀mù ni so ìtinilójú gbá ní kágbọ́ kí mọ́lìdì tẹ́tí ń ṣe látọdún gbáhun dìsín tánàbí ò àṣánàbí ò mọ́wá tẹ́kùnrin sínú mọ́tò bá mọ́ tẹ́pọ̀ bí omi sí ọ̀yìn àti pípọ̀ yíyẹn sí ọ̀yìn àti pípọ̀ yíyẹn àṣánàbí ò sí sallallahu alaihi wasallam àṣáwọn sahaba ò sí ridwanullahi alaihim ajma'i àṣáwọn imamu mẹ́rẹ̀ẹ̀rin tán gbajúmọ̀ táàmà imamu maliki ni imamu ahmad ni imamu hamba imam shafi'i imam abu hanifa àṣẹ́wọ̀n ò sí àṣáwọn àìmọ̀ tán àṣé 400 years lẹ́yìn ikú ànábì lẹ́bẹ̀rẹ̀ rẹ̀ imagine 400 years àsáwọn tí wọ́n gbé mọ́lìdì yìí kalẹ̀ àsáwọn ọ̀tá ẹ̀sìn islamu ni wọ́n gẹ́ẹ̀tì wa wọ́n dẹ̀ rí wa gẹ́ẹ̀tì wallahi àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n dẹ̀ gbé àwọn ọdún kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìdí ni wípé àti ń ká bẹ́ẹ̀ ni a nímọ̀ lẹ́rí pé àwọn bí tí ò bá ti sí mọ̀ àwọn àbúrú mọ́ tètè jókòó sólúgbọ́n ní Saudi ah ó le gan ìwọ tó bá yá ń ṣe ó yá mọ́ sínú kọwọ́ yàrá rẹ̀ ní àwúkó yá mọ́ dá sí as in like ó lè pé gbajúmọ̀ mẹ́yẹn ẹ ká sọ̀tẹ̀ díẹ̀ fún wa nípa mọ́lid ní tẹ́mù àwọn àbáàsí ìwọ́sìn tó bá kà nípa ìtàn ó rí pé nígbàtí àwọn khulafa rashidun mẹ́rin àbíkání márùn abubakar omar uthman àti aliyu ànẹ́bí jẹ́ yíwa pé àwọn eléyìí 30 years péré ni ó lò wọn sì lójú 30 years yẹn lọ wọ́n lò 39 years, eh, 29 years àti 4 months 6 months tó kù nínú èyí tí a nílò alhassan ló bá lò kó tó submit fún muawiya ọmọ abu sufyan radiyallahu anhum ajma'in àwọn ìkínbú àwọn sahaba àsìkí ń sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ láàrin wọn pé ẹ̀yìn tí Muawiya ṣe yẹn àṣílọ́ṣẹ́ náà àṣílọ́ ìwọ gẹ́gẹ́ antamobitaria oníbídíà ni ọ́ amọ́lẹ́kọ̀ọ́ pẹ̀lú bá sí bá wọn sàhábé lò ní o ègí ni pé ṣe ń sàábé lọ́ṣẹ́ zinai okọ́lọ́ṣẹ́ zinai ni kí lẹ́ bá mi sọ sàábé kọ̀kọ́ ni mutí ni tán mú wá tánàbí túlù tó tún mutí ah èyàn fẹ́ tètè sòfò nìyẹn tó bá rẹ́nìkan tí ń sọ́rọ̀ àgẹ́sà àwọn sàábé tí ní sàábé sàábé ah, yá àbúṣà ìdàlù kódèrè ilé óbò óbò mi ápò ó tutù wàlá ìbábi mọ́ríkàsì zèmọ́ sọ ní ẹ ó tutù sàábé ló ń bá wìfà yóò ní ẹ̀yìn eh, kíni subhanallah in short ni wípé lẹ́yìn ìgbà náà kọ́ àwọn Banu Ubayya

ìgbà ya yá ó bẹ̀rẹ̀ claim pé ànẹ́bí lóhun ìgbà tó yọ́kàdà claim pé ọlọ́run gan lóhun lẹ́yìn ìgbà náà ó di pé ó kú bọ̀ wọ́n rí ìkúrìtì àwọn èèyàn sínú ẹgbẹ́ yẹn ẹgbẹ́ burúkú kẹti wà níyẹn wọ́n bẹ̀rẹ̀ sínú rí ìkúrìtì àwọn èèyàn ló jẹ́ kí ọ̀kẹ́ wà láì mọ́jẹ́ surprise wa àwọn èèyàn àwọn Abdullah bin Saba yẹ al-Yahudi al-Munafiq al-Kafir al-Zindiq ó dẹ̀ mọ́mọ̀ sí pé musulmi ló kìí ṣe musulmi o wa ma hum bi mu'minin wọ́n kìí ṣe mu'mini o wọ́n dẹ̀ wọnú Islam wọ́n wọnú ibi wọ́n wà gbogbo wa wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ kírétì fọ́nkọ́ faction wọ́n wà àmì ò bí ni wọ́n tó bá ti pàwọn ti rí bí kírètì rift láàrin tẹ́yìnà bá ti tutù tẹ́ ti gbé tẹ́ ti nanú yílẹ̀ wọ́n mọ̀ ṣe bí pé a ti wà pẹ̀lú ilẹ̀ a ti wà pẹ̀lú ilẹ̀ sí bóòlò dá ṣíyà kalẹ̀ àǹkan ni ṣíyà àlì níwá àwọn ni ṣíyà àlì àà nígbà wọ́n sábò sí fàálì àwọn kan mọ̀mọ̀ lọ bọ́ sọ́dọ̀ àwọn kejì náà ẹ̀yìn àlì alábòsílẹ̀ àlì wọ́n kó iná fitna yẹn iná yíjọ́ ó faya subhanallah kini yin si n ṣẹlẹ̀ wallahi fahuwa waqi'a in tó ń ṣẹlẹ̀ ni haka ah, ah, ma wuka sí wọ́n kàfẹ́ ìwọ́n tí ẹ aláburú ni wọ́n bóyá wọ́n gbí ọ sáàrin wa ni bóyá kàfẹ́ jókó kà bari gbogbo wa jẹ́ ni àwọn olè yíò wẹ̀ kí ṣe mùmìní nígbà tó yá wọ́n lágbára wọ́n rówó odìkí wọ́n bẹ̀rẹ̀ sí ní nígbàtí wọ́n gba Egypt àwọn ará Egypt ò gbà fún wọn wọn ò sẹ́lẹ̀rọ fún wọn gbà kèfèrí ní kínìdí gẹ́bà bá ìṣàlàyé gbà àwọn afátakọ ìtàn nígbà náà wọ́n láwọn ilé wọ́n mọ́ sépèlé ànábì lórí títì lórí títì wọ́n pẹ̀lú àwọn ní mùsùlùmí mùsùlùmí sépèlé ànábì wa rasulahu wọ́n mọ́ fi ọlọ́ọ̀bá rẹ̀ ṣe yẹ̀yẹ́ ọlọ́ọ̀bá ṣe yẹ̀yẹ́ wọ́n mọ́ fi

láńsọ yẹn a máa mùsùlùmí àìkí ń ká tó ẹkí bí a máa ń ká tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ni wọ́lẹ̀ ojú ó là kedere fún aláàrígbé ẹ́ àwọn aláburúwà o ló jẹ́ káàkiri máa ti kàǹkan wọ́n mọ́ mọ̀ pé ilé aláburú lẹ́niyè igbó àwọn ìjọba ìtàn ti lọ tán fẹ́ mọ̀ wa nígbà tó wáyá wọ́n claim pé family ànẹ́bí làwọn family ànẹ́bí làwọn o ẹ̀yìn wọn ni family ànẹ́bí kódà òun ni ìyáláyàwá Fatima ni ó bí ọmọ ó bí Hassan àti Hussein lineage Hussein láwà ló jẹ́ káyẹ̀ pọ̀ dìsí tẹ́mọ́ kílò pé family Ànábì níwá family Ànábì níwá family Ànábì ní kíni ẹ̀rẹ̀ mẹ́gbà àti Senegal ló ti family Ànábì lè mí family Ànábì ní ọdí kíni wọ́n kílò pé family rẹ̀ family Ànábì ní family Ànábì nílùú ewu àwọn family Ànábì mọ́ra wọn kódà dìsí àwọn tọ́jú àwọn family àwọn sàábí tán bẹ ní Saudiya lọ àwọn mímọ̀ra wọn pé fámílì àwọn lágbàjá ni àwọn lágbàjá wọ́n mọ̀ wọ́n mọ̀ra wọn tí kìí ṣe tó pamọ́ kò dẹ̀ sí kẹ̀kan tó bá wà lórí ìdọ̀lálà ó bá jẹ fámílì ìkíní kan ìwọ́lómà tó bá lè wà lórí ìdọ̀lálà so wọ́n wọ́n pé àwọn yìí wọ́n fi wọ́n sì sí wọ́n fi mọ́pẹ̀ ní Ubaydiyya Fatimiyya àwọn tán ní ìgbàgbọ́ burúkú jẹ́ pé wọ́n èkí kírùn wọ́n ìgbàwẹ̀ wọ́n bí líkẹ́ ìrún yẹ ẹ̀wọ́ mọ́bà tí ní ní ìrún ṣebí ìrìn dẹ̀yìn kan kí ẹ kan sí Allahu Akbar ìrún zọ̀hìríyà lẹ́yìn kí yẹ ó ń tún ní ìrùn kátẹ́ pé ní ìrún bà tí ní yà <laughs> ẹ imagine ìrún bà tí ní yà wọ́n fẹ́ bà gbogbo ẹ̀sìn jẹ́ nígbà náà àwọn àfáà súnnà ò dákẹ́ ń gbà yẹn wàláhì ojoojúmọ́ ni nínú mọ́sálásí àà ah!

nígbà náà àwọn àfáà yóò dákẹ́ ayọ́rọ̀ ibi ìyà pàwá ni ẹ̀yà mú ayẹ́ pàwá ni wọ́n pa àwọn àfáà súnnà tó pọ̀ kíńṣe kékeré ah ìmáàmà Nablusi nígbà iná pánà nígbàtí wọ́n mú àwọn Fatimiyya wọ́n mú gbọ́wá agbọ́n wọn ló ń sọ̀rọ̀ kan wọ́n ló ní tó bá lọ́fà mẹ́wàá ó yìn mẹ́sàn-án wọn crusaders ó yìn mẹ́sàn ó wà ní ó ta ẹyọkan against àwọn crusaders because ìgbà yẹn àwọn christian wọ́n bá àwọn mùsùlùmí jà lọ́gbà yẹn crusaders ni wọ́n ọ̀gẹ́ ní ìsìn ìkítàn christian ma ń pàgbọ́n pé peace peace ni ó àwọn ìbá yẹn jà ó kàtà ní tó bá madúrú atrocities táwọn crusaders tí wọ́n commit anápadà convert missionaries pọ́pọ́ kí ní ìbẹ̀ẹ́nù tàn bẹ́ẹ̀ ìta ìta ti kọ́ ọgbẹ̀ kalẹ̀ kódà atrocities against àwọn christian ẹgbẹ́ wọn kì í ṣe kékeré ẹ̀mí àwọn kírísítẹ́nì tó bọ́ ní Switzerland tí wọ́n hangi báyìí tí wọ́n hangi báyìí láwọn crusaders kì í ṣe kékeré crusaders bẹ́ẹ̀ ni kì í ìsìn ó mọ̀ pé ah, àwọn crusaders ah, black history mẹ́ wọ́n pa Jerusalem Masjid al-Aqsa ẹ̀jẹ̀ sì mú àwọn èèyàn débi ojúgun báyìí ẹ̀jẹ̀ ó mú wọn débi before kí Salahuddin al Jerusalem mọ́ ọlọ́wọ́ ìgbìn látàbí wọ́n pa mùsùlùmí àtàwọn jíu mẹ́yìn gbogbo kíní àwọn mùsùlùmí lè ní àlájú sí ká ma ka kí ló ti ṣẹlẹ̀ lẹ́yìn àmọ́ ògo tí islamu ní nígbàkan wà tó bá dákọ pé àdìjẹ́ṣù islami the islamic army wọ́n sì ma tọ̀ sára ẹ́ kí lẹ pé àwọn àmì mùsùlùmí ti wá ti bá wa wọ́n ma tọ̀ sára àmọ́ àìkàtàn ó jẹ́ káwàwò páwọn ẹni yìí náà ní

wọ́n skin totally alive wà láyàfà yóò ké kódà kò wí kẹ́kẹ́ kò sọ̀kọ́m fún wọn kò sọ̀rọ̀ tí a mọ̀ wípé anú kódà ó kàn káyà kọ̀rọ̀ ní pé tọ́ eléyìí o ayàkàtọ́ lọ sọ wípé tọ́ bó ṣe wà nínú kódà ní èyàn rẹ̀ ó wá gùn ó sáré ó gùn níbi àyàmì kó lè bà tètè kú because ìnira ipọ̀ kò sì sọ́kọ́nà nígbà yẹn wá rí pé opposition ipọ̀ àwọn èèyàn gbà fún wa pé ẹ̀yin fi Kùránì wa ṣàwẹ́wà ẹwà tó kílẹ̀ bí mùsùlùmí ni kò possible ní ìsinmi freedom of kíní ni sáà fún wọ́n lẹ́ kamasin tó wù wọ́n kí fi yẹn lẹ́ ẹ̀sìn ó bàjẹ́ ẹwà ìmájì ìsìn aṣekémi àti wọn náà a mọ̀ sí pé yọlọ́bà a mọ̀ sí pé ilé annabi lórí títí kódà ní kírùn wà lè kírùn because àwọn lèyẹ kí kírùn ní tán wábò ní pé kílá lè ṣe oó wọ́n wá innovate àwọn mawalik àwọn ọdún nínú ọdún méje ok ẹyọ ká lókùtù wọn tán ṣe lé ní àbí mọ́lídà nẹ́bì méje náà bẹ̀rẹ̀ ń báyìí méje ni wọ́n ṣe mọ́lídì Ali bin Abi Talib tó lọ́n claim pé lineage àlílà wọn wọ́n ṣe mọ́lídì Fatima wọ́n claim pé lineage Fatima láwọn torí Fatima ni ìyàwó Ali Fatima lọ́mọ annabi Ali ni ọmọ ọkù annabi Abu Talib wọ́n claim pa wọ́n ṣe mọ́lídì al-Hussein al-Hussein ni ọmọ tí Fatima bí fún eh, Ali bin Abi Talib ó ṣe mẹ́ta wọ́n láwọn ṣe mọ́lídì èèyàn tó jẹ́ bàbá tó dá ìjọ wọn kalẹ̀ Ubaydullah oṣù mẹ́rin gbogbo maulidi ni wọ́n ṣe o oṣù mẹ́rin wọ́n láwọn ṣe maulidi ọba tó bá ń jẹ lọ́wọ́ ọba tó wà lọ́wọ́ oṣù márùn-ún wọ́n láwọn ṣe maulidi Ànábì Ìsá wọ́n tún máa ṣe Christmas ma wọ́n tún máa ṣe lè náà wọ́n máa ṣe maulidi Ànábì Ìsá alayhi salam oṣù mẹ́fà wọ́n máa ṣe Muhammad sallallahu alaihi wa alihi wasallam oṣù méje wọ́n tó bá kàn bí ìtàn ó lè mẹ́lẹ̀ ìtàn sọ wọ́n kàn rò pé kódẹ̀ lè yóò rò pé mọ́lìdì ànẹ́bì náà ni máa ń ṣe kí ni àwọn tó tún gbé kalẹ̀ lélẹ̀ àwọn ọ̀tá ìsìlámù ni nígbà tó wá yá gbà tó kùnrin wá pọ̀ ọlọ́run wá gbé ẹnìkan jáde kọ́lọ̀kú bá wa oríjì wọn wọ́n ń tẹni ẹni Salahuddin al-Ayyubi tẹnu àwọn Ayyubi ni ok ó dà kìkí sí tẹ́mù àwọn Abbasi tẹ́mù àwọn Ayyubi ni ẹ̀kẹ́ tí wọ́n tàbí àwọn àbáṣì ní ara tàbí àwọn àyúbí ni bani àyúbí Salahuddin al-Ayyubi òun wá bẹ̀rẹ̀ sí ní gbógun ti àárín òun tẹ̀ ìkanú inú àwọn olórí àwọn mùsùlùmí ni ó wá lìdí àwọn ọmọ ogun tó pọ̀ wọ́n bá wọn ẹni ìjà wọ́n gbà wọn lọ́wọ́ ọdún yẹn wọ́n because ibi mọ́lìdì ẹmọ́ tó mẹ́ṣe mọ́lìdì ẹ̀hẹ́ kókó tó ti gbé mọ́lìdì ìkàlẹ̀ ni láti fi tan àwọn àwọn common folk nínú àwọn mùsùlùmí ebi pọ̀ ń gbà náà ìyàn mú níbi mọ́lìdí o wọ́n lè pa ewúrẹ́ 2000 ráìsì kí ní ká gbogbo tó mọ́ pa 1000,000 owó ń bẹ lọ́wọ́ wọn àwọn mùsùlùmí wà pọ̀ ń bẹ bá mú ẹmà ìtàbá ti ń rí jẹ ní ah tó bá fẹ́ káwọn yẹn pọ̀ ní mọ́sálásí tó bá wà ní kà ní pé ẹyẹ yẹn ó tàbá ti kí súbí ìtàn nínú òtútù yìí búrẹ́dì àti kí láwọn yẹn wá lọ sí gbogbo tẹ́ wá lọ kí ló sọ ọ̀pọ̀lọpọ̀ di kèfèrí lè ní ṣe bí ajé amú ni kí ló sọ àwọn yẹn di ajá tán tẹ̀lé àwọn yẹn bí ọ̀bọ bí ẹran ajé amú ni aráìsí kọ̀ọ̀kan ẹlòmí tẹ́sẹ̀ bi thamanin qalila bi thamanin qalil ẹn tàìsí nítorí owó kékeré wàláì àwọn yẹn mùsùlùmí wá pọ̀ ha nǹkan ipọ̀ gbà tí ẹ̀yìn wa gbógun ti wọ́n wọ́n abolishi maulid wọ́n bá wọn jà wọ́n lé wọn mọ́ sí káṣù maulid ni ẹ maulid yí wa stop fún bí 200 years again gbà tó wá di 600 years àwọn súfí àwọn alátẹnujẹ bọ́ sí bẹ̀rẹ̀ ni ẹ 600 years ó wá bẹ̀rẹ̀ padà ní Iraq bó ṣe di pé díẹ̀díẹ̀ ó bẹ̀ sí bẹ̀rẹ̀ ni ẹ ọba kan wá wà tó pé àwọn súfí ló wà around there ẹjẹ́ eh, eh, mọ́ sọjọ́ bí ànẹ́bí àwọn àti gbà kí ní ìdún bẹ́ṣe bẹ̀rẹ̀ ní ibẹ̀ ló ti wá spark again ní Iraq bó ṣe dìgbò bẹ̀rẹ̀ sí ma káàkiri because àwọn Sufi ti wá pọ̀ káàkiri ayé bó ṣe bẹ̀rẹ̀ sí ma gbà mọ́ra lọ́wọ́ ní láfáàkì mọ́ ní pé aláwọn Sufi àtàwọn Shia ojú méjì fún kọ́ nǹkan ni wọ́n lẹ́fù pé àwọn àkídà wọn jọra wọn tó bá ní àwọn onímọ̀ sí sàárè àwọn Sufi àtàwọn Shia náà Iraq sàárè ti fò wọ́n ó ní fò píṣọ̀ kẹtìmọ̀ orí lórí fòmí láìpẹ́ wàláì tẹbára wọn sàárè yìí ẹwò bí á lú ni wọ́n fi wọ́n ya píṣọ̀ sàárè yẹn láti bí orí aeroplane wàláì bí ìlú ló ṣe rí bí cities bí àwọn ilé wàláì sàárè ni wọ́n àwọn sàárè ó ga tó bí àwọn bishop bishop wọ́n kọ́kọ́ sí sheik kìnníkan àwọn yóò lọ sí bíbẹ̀ wọ́n mọ́ ibadallah rijalallah ra'inuna bi aunillah nílọ ma ké bisare wallahi tẹba ẹ̀rà wọn fídíò tó sì pé àwọn yóò jókè sí bisare bá wọ́n sì náà báyìí ya kìní kan wọ́n mọ̀ pé àwọn tó wà nínú sàárè bí tàdọ̀wòrọ̀ ẹ̀ wà tàdálúlé pẹ̀lú ìyẹpẹrẹ yóò yẹpẹrẹ tó yẹkẹ fọ́lọ̀wọ́ bá ọlọ́run ó pọ̀ bẹ̀ ní Iraq àti Iran so bá ṣe resurface maulidi ní ẹ ìwọ́n tó bá ń ṣe maulidi lé ní tó wá ló fẹ́ràn nẹ́bì àwọn tó kọ́kọ́ gbé maulidi kalẹ̀ sáà tó fẹ́ràn nẹ́bì ni a bèèrè pé ṣó fẹ́ fẹ́ràn nẹ́bì jọ àwọn sàhábà lọ ìwọ́n tó fẹ́ràn nẹ́bì tí wọ́n sọ mọ́ pé súnnà nẹ́bì ni tó nílé tẹ̀lé ń kọ́ tó ẹlòmí ni ẹsọ ẹlòmí pé nǹkan bá ànábì ní ẹmọ́ sí fíbílẹ̀ tàlẹ́lẹ̀ dàbí ànábì kíni tàlẹ́lẹ̀ dàbí ànábì ah! tàlẹ́lẹ̀ dàbí àti bó ló fẹ́ràn ànábì ló fi ń ṣe léyìn ilé ní ìfẹ́ ànábì yẹ kó gbé ọ ìwọ wà tó fẹ́ràn Man U tó fẹ́ràn Chelsea tó fẹ́ràn Barca tó fẹ́ràn Arsenal tó má fẹ́ràn tí fẹ́ràn bá dé ògóngó wallahi kan fíksì match. Barca sí 10 kan ní 10 to 2 ni àwọn yẹ́lọ̀wó ilé bọ́ọ̀lù okùn bámú

gbogbo ìfẹ́ ni tọ́kí bí yóò fẹ́ràn kì ní kan lóòótọ́ wàláhì yóò easy for àti tẹ̀lé because ìfẹ́ yẹn ọkàn ló wà ìfẹ́ tó wà nínú ọkàn yẹn òun bí outward submission àti outward tẹ̀lé fẹ́ ni yẹn wọ́n ló fẹ́ràn Nabi sallallahu alaihi wasallam ó lè tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam bídíà kan Islam kan gbé wá ni wọ́n subhanallah ọdún òdàfẹ́ ṣe lè dáa ráwọ̀ lẹ́ni ó ti di pé irú nǹkan táwọn èèyàn ṣe náà wọ́n ti wá sí lẹ́ni ní ìsinmi wọ́n ń ṣe mọ́lúdí Ibrahim Niyas kódà nílé ń gbà ìgbà tí wọ́n wà lọ́rin tán pọ̀ bí omi yẹn tán gbà gbogbo Saddam nílé báwọn arọ́dọ̀wà ṣe jẹ́ pé bá mọ́ọ̀tù tí ìyàwó yẹn nínú ẹ̀sẹ̀ tó ìgbà wọn ni ah àwọn ìjọ burúkú làwọn eléyìí o testify sí nígbà náà àwọn yẹn wọ́n sọ picture Niyas láyà wọn ẹbọ̀ yóò dá àwọn yẹn ń ṣe sùjúdù ha kìní kan wọ́n ube wọ́n ọ̀rọ̀ kọjá níbi náà kápọ̀ bí omi mọ́lúdì tàní ṣe mọ́lúdì èyàn tó ti kú ọjọ́ bí èyàn tó ti kú subhanallahi wa bihamdihi subhanallahi alazim alhada min ad-din ṣe ni wẹ́sìn lélẹ̀ dẹwà in tó wọ́n dùn yẹ̀dù ní pé kí ó tó ṣe pàwọn kan tí wà òkè yìí ó mọ́ títí spread well like wildfire irú títí spread tó bá ti wá jẹ́ tó dáa àwọn yóò sì tilẹ̀ kọ́ mẹ́ kí ló dé gẹ́nẹ́ ó kẹ́ ohun yàwó yàwó tán sọ yìí na àtàwọn kẹta mọ́ kí lójoojúmọ́ pé ó dá kí ló tó wọ́n tẹ́tẹ̀ spread láwùjọ àwọn kẹtọ́ dẹ̀ dá kò dẹ̀ ní spread àwọn yóò dẹ̀ jókó ti ẹ́ kí ní kan à nígbà o sọ́nà ìrá ẹ̀tì rẹ̀ kọmọ́ aburú ẹ̀ẹ́fílẹ̀ gbogbo àwọn wà sí ẹ̀ẹ́fẹ́ oníkàlùkúlẹ̀ kọmọ́ ṣe ti ẹ̀yẹn gbogbo láti ni ọdún láàá sí lè bí mólìdì ṣe jẹ́ ni ẹwò fún wọn tó bá máa nípa mólìdì wọ́n lè lọ́ka sí ìkàkí bó gẹ̀gẹ̀dẹ̀ mólìdì ṣe àkíkọ bó ṣe bẹ̀rẹ̀ kódà ilé àwọn àfá mi ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àfá náà nínú àtàjá àwọn àfá azhar center of tasawuf sufism azhar ní Egypt nítàmítàwàí àwọn àfá náà fi rìnlẹ̀ ń bẹ́ pé bó ṣe rí náà lóòtọ́ àwọn wà ní pé àmẹ́yòmí káàmẹ́sẹ̀ àkómí kí ni omin ilé yóò sí nínú ẹ̀sìn ilé ilé example fún bídá àtún asìlẹ́ṣàtún nínú àbílíf tàwà ní nípa mọ́lù jẹ ni pé bá ń ṣẹṣẹ mọ́lù lọ́wọ́ yóò annabi ń wá bẹ́ẹ̀ni ni annabi ń wá bẹ́ẹ̀ni kódà níbi àwọn sáwí àwọn aláṣọ funfun sáwọn tìjàníyà ni àbáwọn kọ̀dìríyà àwọn ni wọ́n tìjàní mọ́ wá sí ibi jòkó yẹn annabi na mọ́ wá síbẹ̀ mo fọ́lọ̀ bẹ̀yìn annabi mẹ́ ìlú wa ànábì wá sí bíbí yóò lọ sí tán ṣe ní Pakata yóò lè tán ṣe ní Niger State yóò tán ṣe ní Kano ẹ máa dúró tán ti ṣe sáwílẹ̀ ilé ni ànábì wá lọ́bẹ̀ káàkiri so mọ́lìdì tẹ́ ń ṣe ànábì wá lọ́bẹ̀ káàkiri ní ẹ̀sẹ̀ báyìí mọ́lìdì seven days seven days mọ́lìdì kìníkà days mọ́lìdì subhanallah ẹ mùsùlùmí ẹjá padà wo ànábì ti jẹ́ yé wa wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ fi sínú ẹ̀sìn in tẹ́mì ànẹ́bí ò mú wá in tẹ́mọ̀ fi jẹ́ tẹ́mọ̀ fi gẹ́ẹ̀tì wọn ní pé àfá kí ní tẹ́ni a máa ṣe yìí ó lè kẹ́ẹ́ṣẹ́ mọ́ lùdì nìkan o eléyìí náà tẹ́mù wà bẹ́ẹ̀ ṣe gbé wáyìí ǹjẹ́ ànẹ́bí Allah subhanahu wa ta'ala kó ṣe so a fi kọ́ ní ìní tó bá tún di ìjókòwà tí a tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ nípa àdádálẹ̀ nínú ẹ̀sìn an bí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó wọ́n fún wa láti tẹ̀lé annabi Muhammad sallallahu alaihi wasallam kó jẹ́ kó lè fún wa láti takwa annabi Muhammad sallallahu alaihi wasallam kó ṣe wá nínú àwọn tí wọ́n wà aljanna السلام عليكم ورحمة الله وبركاته